الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ني تسواج للوري شيالي النفاق عبتي شيالي النفاق العملي آه النفاق الاعتقادي يتعمل شيالي لنني النفاق العملي سوى شيخ أحمد بن يحيى النجمي رحمه الله تعالى wọ́n tẹ̀síwájú wọ́n ni wàhúwà àmàlù shay'in min a'mali al-munafiqin in ta ń pè ní eh, annifakul amali o ní kí ẹ ma ṣe iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ àwọn munafiki àwọn munafikun wọ́n ní àwọn iṣẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n ma ṣe tó jáwọn al'amali annifaku al'amali so wani ma'a bakọ il-imani fil-qalbi tó ń ti pé imani sì sẹ́kù nínú ọkà ẹn pa mọ̀ nífà tó jẹ́ munafiki nífàkún i'tiqadiyyun lè tàṣàlá ìlànà àwọn tí wọn kò sí imani kankan nínú ọkà tí wọn náà nípìlẹ̀ gangan wọn kọ́kọ́ nígbàgbọ́ <clears throat> wọn kàn fi islamu ṣe bójúbójú ni tàbátí wá rí nǹkan tí ó wọn sáré àwọn ah, láàrin mùsùlùmí tí kí ní kàbá tí wà tí ó bá ti ní fẹ́fọ́ ọmọ wọn sá sẹ́yìn ni tó rí pé ìpìlẹ̀ náà kìí pẹ̀lú nígbàgbọ́ so bọ ẹ̀yìn tó bá kó sí ní fàákùnà amali ìgbàgbọ́ ń bẹ nínú ọkàn ti ẹ̀ àmọ́ àwọn iṣẹ́ nínú àwọn iṣẹ́ àwọn <clears throat> la yakhruju la yakhruju min al-milla irú ẹni yíò à ní pé à Islam ولكنه وسيلة إلى ذلك أما إليه أمن جوجونا تمن بين لسببي كي يجدك نينو إسلامنا وصاحبه يكون فيه إيمان ودفاق يتبوا جوجونا باي يوني نينو أغاري إنباقبو at the same time yotu ni nínú ara rẹ̀ nifaq uti wa idha kathura sara bi sababihi munafiqan khalisan tawa wa tí ó dé ayi tá fẹ́ kai tó bá ti wá pọ̀ lára rẹ̀ ẹni tó onítọ̀wọ́ padà di pure munafiki yóò padà di munafiki because àwọn aláwọ̀kọ́ náà àwọn tírètì wọn náà ni ẹ wọ́n náà ti wá ní lára díẹ̀ díẹ̀ báyìí yóò padà wá di pure original munafik dalili ni hadith annabi sallallahu alaihi wasallam tí annabi ní pé arba'un man kunna kana munafiqan khalisan àwọn kan mẹ́rin kan bẹ àbíyàn tó bá lè ní ìkan nínú wọn kò ní gbogbo ẹ̀ ó kàn ní bóyá apá kan nínú rẹ̀ kanat fihi khaslatun minan nifaq onítọ̀ ó ní khasla ó ní ìwà kan ìṣesí kan nínú ìṣesí àwọn mọ̀náfíkì hatta yada'aha títí tí ó fi fi kìní yẹlẹ̀ tí ó bá filẹ̀ ìṣesí àwọn mọ̀náfíkì ń bẹ lára rẹ̀ alákọ̀ọ́kọ́ ni idha ni tẹ́ bá yóò sí yóò tàn yín yóò dìsífù yín ẹti fọkàn tán pé a ah, lágbàjá ẹnìkà wàláhì yóò dẹ̀ dìsífù yín wà idha hadatha kadhaba tó bá sọ̀rọ̀ yóò parọ́ ni wọ́n ti mẹ́lò míì tó bá lè sọ̀rọ̀ méjì báyìí ẹwọ méjèèjì wá sí lè rí pé ah, nǹkan báyìí báyìí agreement báyìí báyìí ni ó kójú tójú bá yẹjú kọ́rọ̀ mọ́ yẹ̀wò yóò sì yẹ ọ̀rọ̀ náà nínú àwọn ìwà àwọn mùnáfíkì ni wa idha khasama fajara tó bá ní fanfà pẹ̀lú yín yóò ṣe alfujur fil khusuma kí náà pè ní alfujur fil khusuma alfujur fil khusuma èyàn jọ nígbà bí gbẹ́mi sí omi òtó kí wọ́n mọ́ wá bí ṣe borí lágídí kò bá jẹ́bi mo jẹ̀bi kí wọ́n wá gbogbo ọ̀nà tí ń fi ṣe tí ń sàfi borí ilé náà ń pè ní al-khusum al-fujur fil khusuma because tẹ́ni ẹ tí tó wá jíyàn gidi ni tí èkèkè ṣe ẹ̀tọ́ kàrẹ ti bàjẹ́ yóò mọ̀ wípé ah tàbí mo jẹ̀bi ni ẹjá kan sàlàyé fún mi kí ni bà rí bí padà kó níbi ẹ̀bí tí mo jẹ́ وقد ذكر في الحديث أيضا عن أبي هريرة النبي صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه عنه تبوائيتك عليك عمر بن الخطاب أو نوان عريت ولاتي ودوى النبي صلى الله عليه وسلم àmìlẹ̀ yíkọ́ ànábì ń sọ bí pé ayatul munafiki thalathun àwọn kan mẹ́ta yóò àmì àwọn munafiki ni idha haddatha kadhaba tó bá sọ̀rọ̀ yóò parọ́ wa idha wa'ada akhlafa tó bá ṣe àdéhùn yóò ṣe àdéhùn wa idha tumina khana tẹ bá gbára lé tẹ gbọ́kànlé yóò tàn yín a yóò tàn yín yóò dá yín níbi ríwáyà mi wà ìdá khasama fàjẹ̀rọ̀ tẹ bá jọ ní fanfà yóò bà nǹkan jẹ́ yóò balẹ̀ jẹ́ kò ní kí ẹ̀kọ́ dàti gbogbo ayé kó wólulẹ̀ nítorí kó sàlébà ni kó yàwó náà ni wà ìdá áhàdà gọ́dàrọ̀ tẹ bá ti jọ ní gbólóhùn asọ̀ àbí àdéhùn áhàdà ẹjọ́ ní agreement ni kí ni ká ṣe báyìí báyìí ni àbí tọ́ àtijọ́ ní àtijọ́ ládé òní ẹ̀ gbàtúgbà fi dọ̀lá bẹ́wà òkè à sí ah, bí àwọn tí lájọ́ sọ̀rọ̀ lánàá kí ló ń ṣẹlẹ̀ ìwà wọn munafiki ni so wọ́n ní fannifakul amali la yukhriju minal islam so dó kí ẹ máa parọ́ tàpì níwà wọn munafiki bá nàbí ṣe pé sallallahu alaihi wasallam kí ẹ máa yà àdéhùn kí ẹ máa balẹ̀ jẹ́ nítorí ó Ah, àti kí ẹ ma yẹ àdéhùn àwọn kí ní ń kọ́ o lóòtọ́ kò gbé ẹjáde kó nínú ẹ̀sìn Islam ah, àmọ́ ìwà àwọn munafikin ìyẹn tó bá ní lára ní ká ah, ẹni yìí níwà àwọn munafikun ó ní ní ara wọ́n ni muslimun fasikun musulmi ni àmọ́ pò kí ni ẹlẹ́ṣẹ̀ ni tí ó rí èyàn báyìí kọ́mọ̀ rí ẹ̀ tó ń ṣe zina kọ́mọ̀ pé àwọn lè ṣe ń ṣe zina èyí tí ń bẹ́ lára ti ẹ

kí ẹ má pa irọ́ kí ẹ má lódodo ló jẹ́ pàwọn ọmọ wa wàláì àti kékeré ẹka kí ẹ ti mọ̀ mójútó àwọn ọmọ kama fi irọ́ seré kama púpọ̀ kíni wàláì yóò padà jẹ́ kan di babalá òpòrọ́ ni àbí àwọn òbí náà ká mọ́ kọ́ àwọn ọmọ ní irọ́ ó jẹ́ nìkan lówó ah òun fi ìwà wọn múnáfì kíkọ́ mọ́ láti kékeré tọmọ tó bá jẹ́ wọn tó pé ah dádì mi ní kí n sọ fún yín páwọn òsín lé bẹ́ẹ̀ ni ah dádì mi ní sọ fún yín páwọn òsín lé irú ọmọ bẹ́ẹ̀ àwọn òbí àmọ́ lúrú ọmọ bẹ́ẹ̀ wọ́n á fẹ́ lù ah ó sì wá gọ̀ báyìí ó sì wá tutù báyìí tí ẹ kó sọ fún pé mo ní ni wàláyọ̀ mọ̀ yẹwà honesty ni kó gọ̀ àmọ́ àti kékeré ẹ fi kíyàn ní honesty kíyàn lódodo kíyàn jẹ́ ọmọ tó sì pé kò fẹ́ parọ́ ẹ sọ́ di ìwà gọ̀ ẹ sọ́ di ìwà ọmọ gọ̀ ọmọ yóò ti ẹ̀yin lè yẹ burúkú ẹ̀yin ni wá mùnáfikí ń bẹ lára yín lè ń fi irọ́ kọ ọmọ láti kékeré àwọn tọ́mọ̀ sọ fún ẹ pé ha ah, dẹ́dì mi ò sínlé ah, bàtà ọkọ̀ ni no no no n ò sínlé yóò tún mọ̀ bí ó tún ṣe manifi wọn yóò tún yí wọn yóò no ẹ̀yin n ò sínlé ọmọ wá dàgbà tán ó wá di táùtù mọ́ lọ́wọ́ ọ̀nà ọmọ yìí ti lè parọ́ jù àá ah, ó gbàgbígbà tó ń kọ́ ọgọ́ kékeré ni ẹjá àti pẹ̀lú ẹ̀mí ara wa náà wàláhì kájẹ́ kan ráwọn kí ní gẹ́gẹ́ bí ìwà burúkú ìwà ọ̀daràn originary gẹ́bà ṣe rí olè láwùjọ tíyẹ̀ kan bá jí 5 naira báyìí kó tó lájú kó tó yà kó tó díjú kó tó là táyà ti wà lọ́rọ̀ rẹ̀ petro wí iná wọ́n ti sọ so oníkálùkù wípé eh so kí ní yóò dá àyíò mọ̀ sáfún kódà kébí ma pa ọ́nulé ó pèrè jù kó lọ jàrí lọ bìkọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn wà yìí náà ẹjẹ́ kájẹ́ káàmà yìí mọ̀ pé kì ní yóò dá gbogbo àwọn ṣe prank ní ẹ̀yìn prank wọ́n kàn ṣe wọ́n ṣe eré ní wọ́n ṣe comedy ní kìníkàkìníkan ẹjẹ́ káàmà yìí gẹ́gẹ́ bí wà tí ó dá má sí fóòn gẹ́gẹ́ bí bàbá kó gbé fún fáwọn ọmọ kọmọ owó comedy pé ẹ̀hẹ́n sí èyàn ma ń parọ́ báyìí well play ìwọ́n náà ní ọkọ̀ọ̀kọ́ sí fún bẹ́ẹ̀ ni wọ́n wà dídàkudà sáwùjọ àwùjọ wà di tí ó dá ìgbà tí wà fi dìbí yóò wà dìbí àbí 10 years to come 20 years to come àwọn ọmọ yìí ti wá dàgbà àwọn ọmọ kéèkéé àná wọ́n ti wá dìbà bẹ́ẹ̀ ni àwọn náà wà mọ́ complain pẹ̀lú ó dá ṣẹ́rí èyàn tó bá jòkó tó bá lè observe dáadáa yóò jí pé ẹ̀hẹ́ ah, ibi tí wà láti ń ṣe wá gangan nìyí àwọn ibi tí wà láti ń bọ̀ nìyí àwọn ọmọdé àná ta fún wọn ní tẹ́gbíyà tí ó ta fún wọn ní cultivation burúkú àwọn náà di bàbá fún wa lé ní àbáwọn náà ni wó padà dólórí fún wa lọ́la àdẹ́n kamari tí àtúbọ̀tán tí ó dá gbaná so gbogbo àwọn ìwà yìí gẹ́gẹ́ bí òbí wà láì èyàn máa ń kọ́ máa jòkó sílé èyàn máa ń mú àwọn jòkó pé ẹ̀yọ́ ma mi magbàgbé tí mo torí ẹ̀bí in tọ́lọ̀ ni a wá sí láyé náà ní o ọlọ́ ni káwà jọ́sìn fún bá a sì fẹ́jọ wà ní jẹ́nà ní kókó báyìí ayé yìí kò sí nǹkankan bẹ́ẹ̀ ìwọ wá imagine very once or twice in a week in tó family nínú ilé ní tẹ́jọ́ ń sọ ní ẹ ó rí pé nínú ilé báyìí ìwọ build àwọn ọmọ tó ṣe pé ìbẹ̀rù ọlọ́bọ̀ yes mo lè jẹ́ màláìkà kò sí kò sí mọ́lákin gbogbo wa kò sẹ́yàn kan tí ó lè ṣàṣìṣe but ó bìrì àwọn tó ṣe pé ah to a larger extent wọ́n ní this conscious yíó wà lọ́kàn wọn pé ah kí ni yóò dá àwọn ọmọ ẹni wọ́n dàgbà ní òní lè lọ́jọ́ ìyàwó ọmọ yahoo yahoo kò tí ìbáyẹn ṣe bí àìlódodo náà ni yahoo yahoo náà ẹ dákun ó jòkó síbi ó mọ̀ tẹ́fún wàláhì mọ̀rẹ́ nìkan láìpẹ́ ó dẹ̀ ń kọlù ọkùnrin ni ó ó sì sọ̀rọ̀ bí obìnrin pẹ̀lú ẹnìkan tó wà ní ibi UK ó ń bẹ́ ìbóyẹ̀ sọ̀rọ̀ ó fẹ́ gbówó lọ́wọ́ rẹ̀ ni àwọn oníyàwòyà kìí ṣe àwọn plus lélẹ̀ àwọn onígbájú lélẹ̀ tẹ́ wallahi for more than two hours mo dẹ̀ kó mo dẹ̀ jáde lọ gbóró mo dẹ̀ dé padà ìṣíwà lórí conversation pẹ̀lú ẹni tó ń sọ̀rọ̀ bí obìnrin kẹ́mọ̀kẹ́mọ̀ sọ̀rọ̀ bí obìnrin wọ́n ah wọ́n wùkẹ́ subhanallah ni ni àmọ́ tó bá rìn tó pé ah ó nígbà tó ti pé ẹnìkan bèèrè lọ́wọ́ mi pé wàláì mo ti pé ah àwùjọ tàwà ìkẹ́ ìsá àwùjọ tó fi òdòdó gbọ́ ara wàláì wọ́n sọ fún mi pé mo ṣe wáyé tí bá ń lọ tí bá rí bí kíní kan mílíọ̀n nínú báàgì ni máa ṣe ah mo ah wàláì bó ṣe ni ẹ̀ ah ẹ̀rù bí a mo jalè ni wọ́n ní pé ó dá tí máa rẹ̀ nìyẹn kọ́ mo ní wàláì ń gbé lọ sọ́dọ̀ àwọn tó kíse kí bí yáyẹn gbọ́ kẹ̀kẹ́ yíngbà yẹn bọ́t yíò pé kí ní yìí kí bí mọ́sọ̀wọ́ iná nǹkan agbèlọ́sọ́dọ̀ àwọn tó wà ní chájì àfíàzà àwọn èèyàn gbà arówó yìí bí kan o tọ́ tí wọ́n bá fẹ́ni tó ní den yóò kùdíwájú ọlọ́ọ̀bá náà wàláhì kò sí tí wọ́n pè mí wọ́n pè mí lọ dẹ̀ wọ́n pè mí ló múgọ̀ wọ́n pè ìlú ọ̀nà ti ń ṣe kò ṣeéṣe ẹ̀yin kankan fún ayín sẹ́ ẹ̀ fi olódodo ẹ̀yin kankan fún ayín ò fẹ́ràn òdodo ẹ̀yin gangan fún ayín sọ lódodo ń tara wa ẹjẹ́ ayé tara wa o ẹjẹ́ apadà sípìlẹ̀ ní o wàláhì kálọ bẹ̀rù ọlọ́ọba tààrà ní bíbẹ̀rù tó lágbára yàrá omi ẹran kó sì máa bọ́ lójú rẹ látara ẹ̀hẹ̀ nínú àwọn bàbá ní pé family tàmà àti fíhì hádẹ al-khisal al-arba'a sára ni tí àwọn ìwà burúkú mẹ́rin yìí tó bá wá péjọ sí ara rẹ̀ fàkọ̀dì tàmà fíhì sàbùrù gbogbo aburú ló ti pé sára rẹ̀ ma sọ pé nìkan ò dá ìwọ gangan wa man kanat fihi wahidatun minha àbẹ́ni tó ṣe pé ó kàn lẹ́yọ̀ kan bẹ́ ni a sára fíhì khaslatun minan nifaqa ìwà kan nínú àwọn ìwà àwọn munafiki tí ń bẹ lára rẹ̀ tètè lọ́yọ́ o ìwọ tó máa ń parọ́ má parọ́ o ìwọ tó máa ń yí àdéhùn má yẹ mọ́ o ìwọ tó máa ń sàbúrú kódà kó lè bá wíìn tó bá ti níṣù pẹ̀lú èèyàn má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó bá jẹ̀bi sọ pé ah èmi mo jẹ̀bi kọ́lọ̀ foríjì mi ẹ̀dàkùn ẹ̀foríjì mi ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀yáfì mi ìwọ tó bá ma ń yí àdéhùn àbíwọ̀ tó ma ń tàyàn má ṣe bẹ́ẹ̀ mọ́ o ò gbọ́n o mọ́ gbogbo yóò gbọ́n o smart o òun wọ́n náà bá lọ ní o tọ́ so fa innahu qad yajtami'u fihi al'abdu khisalu khairin wa khisalu shabrin wa khisalu imanin wa khisalu kufrin wa nifaq ìgbà mí ni ẹ̀dá ni yóò ní lára ìwà tó tó lè ní kíyàn lẹ́tọ̀ sí ìbínú Ọlọ́run Ọba àti tó lè ní kíyàn lẹ́tọ̀ sí ìyọnú Ọlọ́run Ọba lára lẹ́ẹ̀kanáà ó kú bó sì máa yú àwọn tí wá búrí díẹ̀díẹ̀ tó mọ̀ fi replace pẹ̀lú ìwà tó dá àdẹ́ká mọ̀ gbogbo yá ó ti late ah wo ibi tá ti sàbúrúdé láyé wà sí ọ̀rọ̀ ẹwọ̀ ẹmọ́ ṣe èmi mọ̀ kí o àwọn tó ṣe pé wọ́n ti ṣe ìsọ̀rọ̀fù lórí ara wọn wọ́n ti ṣẹ̀ṣẹ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ la taqnatu min rahmatillah min rahillah ẹ má jákàn múnákò níbi alọ́lọ́ọ̀báwò ẹ mọ́rùn bí ọlọ́ọ̀báwò wo àwọn ayí tí wá bí táà ti balẹ̀ jẹ́dé ah, àwọn olè padà mọ́ ara wallahi olè padà ibi tó jòkó ah abúrú mo ti ń ṣe láti jọ láti inú ọkàn rẹ ó wá láti sàlẹ̀ ọkàn rẹ ah, ọlọ́ọ̀bá foríjì mi

tọ́ra fúrújí ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́ba wà lọ dàpọ̀ máwọn ní rí ọlọ́ba fúrújí o ń lọ lọ́nà ọ̀nà lókúsí àwọn ti rẹ̀ súnmọ́ lúyẹ ibẹ̀ lókúsí ọlọ́ba sì fúrújí so wàláhì kí wà too late àwọn afẹ́mọ́ sàlẹ̀ pé ó ń sahaba tó ṣe pé ti pé 80 years kó tó Islam bẹ́ẹ̀ni mi ti dàgbà tó yẹnyẹn ó gba Islam ó dẹ̀ wà ní àwọn ẹni rẹ̀ ó dẹ̀ gbẹ́sìn ọlọ́ọ̀báyé ó dẹ̀ so kò sígbà kan tó wà late ẹ̀hẹ́ èyí tó agbúrú ni pé kó wá rò pé wo dé káwà fẹ́ kan kú bẹ̀ rárá o kódà kéyìn ti tán lẹ́nu rẹ kó ti darúgbó tó bá ronú pèwàdà inna allaha yaghfiru dhunuba jami'an nínú àwọn ìwà àwọn munafiki ni attakasulu attakasulu anis salati ma aljama'a ó ní kí a máa sọlẹ̀ lànẹ́bì sọ pé ìrun tó wúwo jù fáwọn munafiki ìrun àsùbá àti ìrun ìṣá ni táìmì ìrun ìṣá bí wọ́n ti jẹun yóò bá mú ó fẹ́ lọ sùnú àti wá kírun wọ́n wá wá kírun takásùlánì ní kí ọ̀lẹ́ àti ìrun alfajari lómi ń fàjí àtù lọ́wọ́ ni lẹ́yìn tún pè wọn kọ̀dùkà as-salatu khayrun minan nawm níbo tún fi sí jí àtírí yìí tún bá ti ẹlọ nìyẹn so ìmọ́ sí ọ̀lẹ́ kí wá kírun bí òròjú wọ́n láti wá kẹ́lù tó bá ń kírun tó bá ah, kò wá kírun pẹ̀lú kíní yóò wá ah, ẹwọ ẹmá kedongo sóra o ẹsẹ kìíní o tó ń ti pé lóòtọ́ fi ẹ̀rọ ní àwọn èèyàn lára bọ̀ stíyẹ̀tì náà kí ló ṣẹlẹ̀ ìwọ gẹ́gẹ́ fún ààrẹ fún ààrẹ náà ọ̀lẹ́ masalasi subhanahu wa ta'ala ni ibnu abi malik sọ ṣáàrí wa munafiki yíò kí pé ti mọ́tán èmi èmi sí wa munafiki rárá o tí fi kú tẹ́yẹyẹ imam ahmad bin hanbal ìgbà tó fẹ́ kú ẹnìkan wá ń rìn imam ahmad imam tó dúró sinsin lórí súnà nabi sallallahu alaihi wasallam wọ́n fìyà jẹ líbà ayé rẹ̀ wọ́n lú òsìn tí ó ṣe fún tán kò fẹ̀ sílẹ̀ lọ́tọ́ wá fẹ́ wá yìí pé hé àwọn ní subhanallah ó ní ah dákùnmọ́ yìí mẹ́rù ó fẹ́ kó bá mi ní láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù tó fi kú yìí ṣe ìtọ́nù lè bá tèmi jẹ́ èkí so ibn abi malika ó ń sọ pé adraktu 30 min ashabi rasul sallallahu alaihi wasallam tàbí ní àfáyé ó ní mo pàdé àwọn tààtì sàhábé tààtì mo pàdé kulluhum yakhafu an-nifaqu ala nafsihi gbogbo wọn wọ́n bẹ̀rù pé hey kọlọmọ jẹjẹ munafiki àwọn sàhábé bẹ̀rù nifaq <laughs> Umar bin al-Khattab tánàbí ti sọ fún pé ó wà lí jẹ́nà anábì náwọ́ sí pé ó wà lí jẹ́nà ni yóò tọ̀lọ asammani nabi sallallahu alaihi wasallam minhum sa nabi da ko mininu munafiki because anabi man sọ fún de ifa yi anabi man sala ya ibu o man be ni pa nabi bi anabi fitina oni ó ṣẹlẹ̀ nínú al'umma fitina oni ó ṣẹlẹ̀ kíni ba ma bi ṣe sá fún anabi man sọ pé so ya yi tin lo yi munafiki le rin because anabi ti sala yo olon ti sala yo fa nabi o ma ko to ma be lọ́wọ́ sahabi pé dákun sa nabi o da ko mininu ah o de fa ni pé anabi o da ko renu wa àmọ́ falan uzaki ahadan ba'dak àwọn ẹ̀yìn wọ́n tí mo ti sọ fún yóò yìí tó ní ṣe tẹ́sí gíyàfẹ́ nìkan kama tó fi lè mú kí ìwọ ọmọ nǹkan ọmọ bèèrè lọ́wọ́ pé dákùsá náà bí òpin nínú àmúnáfikì so èyàn kí ó rí àyẹ̀wà lábí pé àà ah, àwọn kọ́lá ń gbìyànjú ní alhamdulillah àwọn tètè wá kírun àtúnṣe kí ní kàwọ́ tó kàtírà àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn káàtòrí ẹ̀wọ́ pé àwọn ti mọ́tán kò sẹ́ni kẹ̀kẹ́ tó mọ́tán o bẹ́ẹ̀ tó fi kú ó gbùdọ̀ mọ́ rí nínú ọkàn rẹ̀ pé eh, kọ́lọ̀ kò forí jì sójọ́ tó bá ti wá rí ààrẹ pé ah, ah alhamdulillah alhamdulillah ibi táwà dé ó ti wá dábá ìjọ ìrìn ti sọ́nà ká fi parí fúnra wa lẹ́ni kákẹsọ ìtàn ọkùnrin kan tí Imam Ibn al-Jawzi rahimahullahu ta'ala wọ́n mú wá Iblis tó fi mọ̀ wípé èyàn kí ń fọkànbalẹ̀ lórí ẹ̀mí ara yàn èyàn kí ń bìí fipá ti tán àti mátán wọ́n mú ọ̀rọ̀ yìí wá pẹ̀lú isnadu wọn ọkùnrin kan wà nínú Banu Israel ẹni rí ní nígbà àwọn mẹ́ta kan wá tọ́jọ́ mọ̀ ya wọ́n ní àbúrò obìnrin kan wọ́n fẹ́ lọ fún wọ́n fẹ́ lọ jagun wọ́n fẹ́ lọ jagun lúkan wọ́n wo èyàn tí wọ́n fi ọmọbìnrin yìí tì sí ogun sí nígbà náà kìí ṣe bí irú tẹ́ni wọ́n lè lọ fọ́dún mẹ́ta ọdún mẹ́rin <laughs> wọ́n wá fẹ́ fi ọmọbìnrin wọn yìí ti sọ́dọ̀ ẹnìkan ah kanílé fọmọbìnrin ti obìnrin ti ní obìnrin ò ṣe fílẹ̀ ní ọ̀hún gẹ́bà wá sí sọmọbìnrin di rẹ́dọ̀rẹ̀dẹ́ tán ní káàkiri inú gbogbo ní abadan àwọn tó ń bá nílà akáyì wọn èkí dédé sọmọbìnrin ní ọ̀hún ọmọbìnrin èyẹ máa ń fi sábẹ́ báyìí ni yóò dídàkúdà sí gbogbo wọn ká inú mi ó kàdùn wọ́n sì mọ́ sẹ́mọ́ lójú méjì yóò délé dádì yóò mọ́ sẹ́jú gidi fún wọn níta ó ti dájá tó sì mọ̀ kankan tí ọmọbìnrin lọ fi ń ṣeré bí ejò yìí wọ́n wá ìnire tí wọ́n fi sí lọ́dọ̀ wọ́n fẹ́ fi sẹ́ yìí lọ́dọ̀ ẹjọ́ ah èyí lè gbọ́mọ̀ obìnrin sọ́dọ̀ because ó ń bẹ̀rù fìtínà fẹ́mi ara ah obìnrin ní kẹfí sọ́dọ̀ mi irọ́ o nígbà tó wáyá ṣètọ́nù wá bá ó fẹ́ kọ́ fọmọ yìí sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀daràn náà padà lọ fi sí wọ́n ṣe bọ́sẹ́sẹ́ ń sojú ah ó bá pè wọ́n pé ọmọ yìí wa ṣètọ́nù ṣètọ́nù ó máa deceive ẹ subhanallah ó wá gbọmọbìnrin yìí sọ́dọ̀ ní tó wá ṣe ní pé bíúdì méjì ní ibi tó mọ́ ń wáyé tó ti mọ́ ń ṣe jọ́sìn opposite báyìí ibẹ̀ ló afọ̀mẹ́ sí sáwà nínú níbẹ̀ ò ní kó ń bẹ̀ táwọn bọ̀dá rí fìdí tó bá ti wá fẹ́ fún lóúnjẹ yóò gbóúnjẹ sẹ́nu ọ̀nà yóò wá sápadà wọlé ọmọ yóò wá jáde yóò gbóúnjẹ yóò wọlé ṣètọ́nù bá tún wá bá ah oúnjẹ yìí má gbé sí ẹnu ọ̀nà ń bí ma sórí ìgbẹ́ tó kàn máa ṣe ni pé kàn máa bá gbé wọlé bí ọkọ̀ kàn bá gbé sórí tébù bá gbé wọlé báyìí kàsájáde padà ní ṣèyítọ́nù ní o ṣèyítọ́nù ń tàn díẹ̀ díẹ̀ nù a lẹ́pẹ́ ọkàn yẹ kí ń balẹ̀ yíò mọ̀ bẹ̀rún pé Ọlọ́run dákun dákun sáàlá mi sáàsánú mi kò sẹ́nibọ̀dì tó fúrì ìgbà tó yá bẹ̀rẹ̀ sí gbóúnjẹ ti wọlé tó bá ti gbóúnjẹ ìwọlé ó o o ti gbóúnjẹ ìwọlé ìjòkó ó mọ̀ bá wò díẹ̀ gbá owó só jẹun yìí dúó ti díẹ̀ oní ètù dúó ti díẹ̀ só ń jẹun bó ní só ń lọ ṣètọ́nù mọ́ díẹ̀ díẹ̀ gbà tó yá ṣètọ́nù sáà mú mú mú tó fi padà mú ọmọ ètò kí mọ́lẹ́ ìjọ́ tó dẹ̀ fún lóyún àbí ṣètọ́nù ṣe ń lẹ̀ rẹ̀ tó ń di mú díẹ̀ díẹ̀ nígbà tó yá tó wá ṣe pátipàti pẹ̀lú ṣètọ́nù bá tún wá bá ó rò bí ọmọ yìí táwọn ẹgbẹ́ rẹ̀ bá dé kò ní sọ fún wọn kí ọlọ fún lóyún ó kọ̀ rí ó bàjẹ́ ń gbogbo wọ́n láfá àárọ́ ni ọ́ kí wá ló wá sí kí ní ṣe báyìí ṣètọ́nù sọ fún lọ́kàn pa ọmọ náà à pa bó ṣe pa ó sì sínú límbẹ̀ náà wọ́n dá ẹgbẹ̀gbó ẹgbí ṣètọ́nù ṣe mú díẹ̀ díẹ̀ ṣe tó bá ipò ti dún níbi ìzì nẹ́tò tẹ̀ ti ṣe ẹ̀rẹ́dì ni kó sì ṣe ṣúgbé ó tún rábí ó ti ṣe máa dáyẹ̀ pẹ̀bọ́ eléyìí náà gbà tó yá ṣe tọ́nù tó wá bá pé sóòrò bí ìyá kan wà láyé tí wọ́n pọmọ rẹ̀ tí ó wà dákẹ́ kò ní sọ fáwọn ẹgbẹ́ rẹ̀ àà wà látúndé wo o yẹ̀mọ́tù kí náà gbà wáwúsá ó mú yìí náà ó yẹjú ẹ̀ ó sì àmì jẹ́jì sẹ́gbẹ̀ ara wọn ó bídá ó ní kódà ṣe tán ní parọ́ fún wọn ẹ̀rù so nkẹyọ̀ kan ló kọ̀kọ́ kó sí pìlẹ̀ nkẹyọ̀ kan ni the best ni pé kó túbọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ni jẹ́yà rẹ̀ bọ̀ kó wá fẹ́ máa tún dá ìpẹ̀bó irọ́ àtàbúgbú ló tún fẹ́ máa fi bon tó ti ṣe mọ́lẹ̀ àsírí yóò padà wá fún gbogbo èèyàn pé aláburú èèyàn ni ọ́ ṣètọ́nù bá sọ ó parọ́ ni o ipé wọ́n kà kú ni wọ́n sọ fún wọn bá dé ó sọ fún pé ah ẹ̀yin ẹ̀gbẹ́ má ọmọ yín kódà kíníkẹ́ báyìí wọ́n sọ gba ah, ẹni orí lẹ́ni yìí wọ́n gbalẹ̀ kan náà ni ibi tàti sùn wàláhì ṣètọ́nù jẹ́ àpíà sáwọn mẹ́tẹ̀ta lọ́tọ̀tọ̀ lójú ohun wípé ọmọ yìí ni bàbá yìí ibi tí wọ́n sin sí ni àwọn mẹ́tẹ̀ta wájọ láti same àlá ìkan bá jínu ah mọ́mọ̀ lálàbà ìfẹ́ ah, the same àlá ẹlẹ́kẹta náà ni ah nǹkan tẹ́mi náà rí náà nìyẹn wọ́n bá lọ sí ibi wọ́n lọ sí ibi tí ṣètọ́nù ti fi wọ́n dẹ̀ bá òkú àwọn méjì ń òtọ̀ báyìí báyìí ìwọ ló pa àbúrò wa ọba mú lọ sọ́dọ̀ àwọn tó wà ní tàjú lórí ń gbà náà ẹ́ ọba dájọ́ pé kan lọ pa ọ̀nà ah, bó ṣe rí ní ẹ̀kì ni tó bá ti payàn pípa náà pa ẹmọ̀ gbogbo nǹkan tó sì ń ṣe yìí ẹ̀ṣẹ̀ ní àbí ẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ ṣètọ́nù bá àpíyà sí níbi tán ti ni o ṣètọ́nù ni pé tí mo kó bọ̀ débi tó dé mo dẹ̀ tún lè láọ́ padà mo tún wà lè láọ́ bó ni ó ṣe là ó ní ṣe sùjúdù fún mi fasajada lahu ó ṣe sùjúdù fún ṣe ìtọ́nù fórí kẹ̀lẹ̀ fún ṣe ìtọ́nù báyìí fàkútìlà wọ́n pá sórí bẹ́ẹ̀ ni ṣe ìtọ́nù ń gbé díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́lọ́fin sọ nípa ṣeìtọ́n ní kùnrin pé kàmọ́sàlì ṣeìtọ́n ìkọ́lẹ̀lì insan fòr falamma káfàrà kọ́lá inni bari omen inni akhafullaha rabbal alamin ọlọ́run mú example agẹ́gẹ́ bí ṣeìtọ́n tí ó mọ̀ sọ fún ẹgbẹ́ ṣe kéferí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tó bá ti wá ṣe tán yóò wá sá lọ yóò ní inni bari omen kèmí ọmọ rí o inni akhafullaha rabbal alamin ọba tó ní gbogbo àgbẹ́láyé so ẹ̀yẹ́ mọ̀ yáwa nínú ẹ̀sìn títí tó yóò fi kú èyí bí ọlọ́ọ̀bá ní ọlọ́run ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ìjọ tó bá tún gẹ́gẹ́ bí mọ́ṣẹ́ mọ́nà gba ìgbà látọ̀dọ̀ uh, Umar bin al-Khattab wípé ìjọ ti máa wà lè jẹ́nà báyìí lókàmí tó balẹ̀ ìgbọ́mọ̀ wà yí aljanna ẹ̀hẹ́n ọkàmí balẹ̀ báyìí àmọ́ lógbà tó bá sì wà <laughs> Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọ̀kan wá ní ayé ni àti ní yawmal kó sì wá nínú àwọn tó lè tẹ̀lé annabi sallallahu alaihi wa alihi wasallam تودلي وجنة آه، الفردوس هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته